ونفعات اليوم بحيث العزيز ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله في الإنسان ربي في الإنسان ولا إله إلا الله لا إله إلا الله Ẹjá máa bá àwí láìláha ìlọ́láwù tó wọ́n ní láìláha ìlọ́láwù láìláha ìlọ́láwù láìláha ìlọ́láwù لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله عليك جامي وطريق إلامي يأتي والهماوي ولا إله إلا الله لا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله كاتب من عناري قطيع النبي مكتي ولا قيام صلاتي ولا إله إلا الله ولا إله إلا الله وجيجي سبحانه أجعود أهل فهله ولا إله إلا الله ولا إله إلا الله ولا إله إلا الله ولا إله إلا الله

حول ظلمات الله وبنات العقل وضعات الأشعر خمسة وما آلية قد عبدان العزيز لها ربك عزيزة والسلام على المسلمين والحمد لله رب العالمين لا لا إله إلا الله إلا الله يا رسول الله رسول الله دين العبد لعبدي العبد عظيم الله مولانا مولانا أنت وقلوبي وقلوبي وشكرك لي وشكرك لي Alhamdulillah. àwọn ọ̀sáṣùwà tí wọ́n bá ṣe ní ọdún ìfẹ́lá jẹ́ ṣe àwọn ni wọ́n ti mọ bí àdúgbò ti rí wọ́n ti jọmọ àwọn tí ẹ̀ṣẹ́ tí àwọn nàkà sí àwọn ọ̀sáṣùwà ìlàí ìmọ́ràn àwọn ni ìmọ́mù ti dárí gbogbo agbègbè yìí kí ọlọ́mọ́ta ìgbé ayé wọn pẹ́ ara ìgbẹ̀lẹ́gbẹ̀ ọlọ́run àti rọ́ bíbọ̀ àti kí tí mọ́ jùmọ̀ inú lọ́nà àbí ìtẹ̀ ìtẹ̀ ti ti látàrọ̀ wà lẹ́nu Ààyè ọpẹ́. Àhàmọ́dù, mo dúpẹ́ ní Yẹ́lẹ̀, ìlú Arabiya. Ahmadu Nọ́sí wa Ahmadu Allaha, mo fún Ọlọ́run. Àhàmídà ya Hamadu, ẹ̀wárí Mahamudu ẹni tàà fi dúpẹ́ tàà gbé kalẹ̀ nígbẹ́ bí i tàà fi ń dúpẹ́ ẹwà rí Muhammadu ààyè ọpẹ́nu ojúlówó ọpẹ́nu irinṣẹ́ ọpẹ́nu ẹjẹ́ ilé àwọn ìkú lọ́dọ̀ ẹjẹ́ ilé àwọn ìrìnṣẹ́ أنبه محمد صلى الله عليه وسلم جعله الله نواح العبد ويكون كذلك يوم القيامة Tí a bá fẹ́ mọ̀ pẹ́ dá kí ò ní sí ọpẹ́ dá fọ́lọ̀ àwọ́kọ́kọ́ sàdẹ́bí. Torí gbogbo lọ́lọ́ ń rífà mẹ́bí pátápátá pátápátá, ọlọ́wà ní ọ̀sílẹ̀ bọ́lọ̀ ti pé wọ́n ni akáyìndé bẹ̀gbọ́n ìwọ̀là kọ́kọ́ mọ́ kọ́kọ́ dá ilé rẹ̀ mọ́ fi dáyé ilé rẹ̀ mọ́ fi dọ́run ilé ọmọ ìsàjẹ́ náà ilé jẹmọ́ sí náà anábí ọ̀wá ṣìṣe ọlọ́nkọ́ mọ́ sí lórí jẹ́ good example náà ni good والأرض ولم تقول الله المثل الأعلى والأرض فتعه تغفر kí ní jẹ́ mọ̀sálùlẹ̀ àlá kí ní jẹ́ gúúdọ̀ ìdí kí ní jẹ́ gúúdọ̀ ìsẹ́mpùl òun lẹni táà ríru ẹ̀ ojúgbẹ́ nìkan bá fi ọ́ yóò bó sí ẹ̀ lára rẹ̀ ní ànábì náà ọmọ léètò ọmọ ẹ̀tọ́ ẹbí ọmọ ẹ̀tọ́ òbí ọwá ọmọ ọ̀rẹ́ ọmọ ẹ̀tọ́ ọ̀rẹ́ ọwá fọ́mù gọ́ọ̀mẹ́ntì wọ́n lè tó ní ọdún mẹ́tàlá torí ọdún mẹ́wàá àkọ́kọ́ fìtínà ni tí ìṣẹ́tù ẹnu wà tó tó mẹ́tínà lànẹ́bí ìṣẹ́tù ọwá tó ayé sí gbogbo àwọn ẹlẹ́kọ́ ayé òrí ìtòrí tó sí ọlọ́run ọwá tó tó kalẹ̀ bá àti ìpinà ó sì tó tó kalẹ̀ bá àti tọmọ̀ tí gbogbo àwọn àmọ̀rọ̀gbù àwọn tí ma ń tí ní ọmọ láyé ní àwọn scientist bí i car bí i tiwé bí àwọn tó tó sáájú tí wọ́n sì rí nípa bá àti tó ma kò sí alátọ́yè nínú wọn tó dàbí tó ń ṣe ọlọ́run Anẹ́wọ̀n Muhammad. Gbogbo sáyẹ̀nsì tó gbé wá gbogbo àfáàrù tó mú wá ẹ̀tọ́ mọ́ báyìí ẹjọ́ mọ́ lọ́yàn ẹjọ́ mọ́ mọ́ra ẹjọ́ mọ́ sílé ìwé lọ́mọ ọdún báyìí lọ́dí gàbáyìí ẹmọ́ báyìí ọmọ báyìí gàbáyìí tó mú ẹ̀kọ́ ní páàsì ẹ̀kọ́lọ́pẹ̀ ní kéèkì ṣùgbọ́n anábíwá Muhammad nítorí pé ń ṣe gbogbo ètò ẹ̀ ìwáhayín mìnà sàmáà pẹ̀lú iṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run tó ń بغير الوحي لا يتصرف نبي بغير الوحي لا يتصرف نبي بغير الوحي لا يتصرف يوم غير الوحي لا يتصرفون في يوم غير الوحي لا يتصرفون ìdá nǹkan sí lẹ́yìn ọlọ́run náà lọ jẹ́ kí ó fi ráyé tó ìlànà náà láwá wà yìí mo bá afábùrù wáyé lè tó tọ́lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àtíkiri annabi sáà ọlọ́run ní ọ̀rẹ́ nílé bí ẹ gbogbo wà láwọn bọ́ sí kan rí ọlọ́run wá bí okú ńlá islam òbí okú ńlá lẹ́wì bẹ̀lọ kàwé ó yí ọ bẹ̀lọ kí ó yí ọ oníyàwó ọlọ́run yíyanjú ìyàwó rẹ̀ náà ti jẹ́ ní kí ó tẹ́lọ́sì àwọn arìn kẹfẹ́ níbi táwà jòkó lè Mustapha ọ̀ṣọ̀lẹ́gbọ̀ mẹ́lì wọ́n hún ní láti ṣe lọ́dọ̀ àwọn tó bí ẹ àbíbítọ̀ rẹ̀ àmọ́lé ni wọ́n gọ́ ìtọ́lọ́ta mẹ́bí lára yìí ọ̀há jẹ́ lè kúté òṣìṣẹ́ lé ayé ọgbẹ̀tọ̀ ọlọ́run tàbí ayé jẹ́ ọgbẹ̀tọ̀ sí kan àti yàrá kan ni wọ́n sáá sí pẹ́pẹ́ ilé gbogbo tọ́ka pé ilé ọ̀nà yìí

Adákọ̀ adákọ̀ àpètè ń gbé sí. Adákọ̀ adákọ̀ àpètè ń gbé sí. Adágbé ìpé ìpéra ayé ọ̀rọ̀. Àpapẹ́ àmì olóòlúwa, àìlúwà àdúpẹ́ àpapọ̀ àìlúwà Thank you.

Àwọn òbí báyìí rere, a ti máa bẹ́ lórí láwọn ọmọ ọgbà àti àlàájú omi. Ìjọba lè rí àjọ́ tí ìjọba ọmọ ìjọba máa gbé pẹ̀lú ọmọ ìjọba.

Yeah. látara níbi rẹ̀ látara títọ́ orí orí títọ́ láti mọ́rẹ́kẹ́lì orí bíbí látara àwọn méjèèjì bàbá wọ́n rà ní mọ́rẹ́kẹ́lì ọ̀dọ̀ sí adam gbogbo àwọn bàbá náà máa ṣiṣẹ́ ara tara tẹ̀mítẹ̀mí ẹnu títí adam bá ti fún wọn ó ti dùn wọn náà gbogbo aláàmà òun wọ́n ti ṣe àríṣẹ́ làríkà àríkà ní bàbá rẹ̀ mú ìdára lè láìwàá ní ẹ̀bí ráyìn wá mú àjọ dúpẹ́ ní ìwọ́nà ìṣẹ́lẹ̀ ọdún ìyẹn ló káàkiri ọdún wọn lọ́wọ́ bá gàrí ti nílẹ̀ tán ọ̀fọ́ olówó ọ̀fọ́ olówó ọlọ́tún wọn ná lọ́wọ́n níbọ̀ níbẹ̀ ẹ̀ ẹbá dúpẹ́ tí ẹ̀ ẹbá dúpẹ́ tí ẹ̀ ẹbá dúpẹ́ tí ẹ̀ ìyàwó àti ìtójú àti ilé-tọ́kọ́ wọ́n jẹ́ bá mi ẹwà tọrọ ti nínà mínà tọrọ tó ní fẹ́ parí Ramadan ni dínlẹ̀ fáwà ìdí ààrẹ parí ramadana ni ìmí mọ́síkù lára gbogbo wa àkọ́kọ́ àníyàn ni bí ọlọ́mọ pàkọ̀ mọ́rù ìfún wa ọlọ́mọ gbogbo wa ni ó sì jẹ́ fáà ní ewu tí ń wu àwa náà ní wu ọ̀nà wọn ẹ máa dà ní ẹ̀yẹ o Ọlọ́run ni yọ́rọ̀ abẹ́mi náà máa. Àgbà ẹ̀wọ́ ẹni tó, àgbà ẹni tó, gíga yìí náà ni. Tí ẹ bá ti ga ó ti dáràn, ẹ bá ti ní òkìkì ó ti dáràn, ó ti ní mọ̀ ìgbà ó ti dáràn. Ọlọ́mọ sọ́rọ̀, ọlọ́mọ dáàbò bọ̀. Látorí rẹ̀, ẹbí kárí gbogbo ẹni tó yà láyé ìgbà lọ́mọ yín, lábúrò yín, ọkọ̀ yín, ìyàwó yín, àti tèmi náà, ọlọ́mọ dáàbò gbogbo wa. Alálùkọ̀ ààbò tẹ̀lé. ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آية الكرسي العشر ọba tó sọ sọ́nà tó sọ ilẹ̀ kọba sí àfáwà ìdí tó sọ kọmọrù jí tó sọ kọmọrù ẹ́ wọ́n jí ní oṣù fíjì náà ni pẹ̀lú sí bára tòkìlá náà ni ó ní gbogbo a máa ń lò mọ́dí ní mọ́kàí àyàwà kọ̀ọ̀kan ó ní ẹgbẹ̀ rẹ̀ tó pàwọn ní àkótó ẹ̀yìnwó ọlọ́run àwọn ọlọ́run Lágbàdúrà fún ọlọ́run ti nígbà ṣe fún. Àmọ́ ìdájí fún àwọn àtún ní máàkì lọ́dọ̀ ọlọ́run. Ìgbẹ́ntọ́lọ́mọ́tọ́ yẹn jí ọlọ́run ní ọmọ yẹn rẹ̀ ẹni tí kí èsì ìyànjú ọlọ́run jẹ́ ẹyẹjú àwọn ọ̀rẹ́ pàárẹ́ o àtàwọn yóò lẹ́nà àbẹ̀lá abẹ́rẹ̀ rẹ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ láwà mọ́ ìlú gíga kéèyàn tó ga pọ́blẹ̀mù tó ọba ga tẹ́kọ̀ tó ń sọ mọ́ ṣubú pọ́blẹ̀mù tó wá kó sì sọ̀kalẹ̀ dáadáa bismillah atal kursi ẹkẹ́ dáadáa bismillah ar-rahman ar-rahim allah ula ilaha illa huwa al-hayyul qayyum la له ما في السماوات وما في الأرض من ذا الذي يشاء عنده إلا باسمه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وعلى كرسيه السماوات والأرض ولا يؤذي استهناء ولا عليه العظيم الحي القيوم الحي القيوم الحي القيوم الحي القيوم الحي القيوم الحي القيوم الحي القيوم الحي القيوم الحي القيوم الحي القيوم الحي القيوم الحي القيوم الحي القيوم أعضى صلاتكم صلاة ní ọ̀la gbóló méjì rẹ̀ ẹwà ti kánà nẹ́bì ìjọba pé yọmọ́ lọ́wọ́ ẹ̀kan àti yọmọ́ nẹ́bì dada alájú wíkan sọ́pọ̀ ọmọ orí kùsùrù pé àsàlátò alánàbì Assalamu ala nabi. Assalatu ala alaykum. Assalamu ala nabi. Assalatu ala nabi. Assalamu ala nabi. Assalatu ala nabi. Assalamu ala nabi. Assalamu ala nabi.

la la صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أرجو سلام الحمد لله رب العالمين الذي

وتكميل ديني أيوة أجت يعرفه ألاكي أجت يعرفه وتكوين كن فيكون ألاكي سواجت ما جبه أجل جبه كان قصرا سويا لوات يا مرات الجبه باسم ربك الأعلى الذي خلق فسوى وأنت ما شاف مصر الله بارك ọlọ́wọ́ ọba rẹ̀ wo èyí tó dékún lọ́dẹ̀ẹ̀dá ó sì ti ẹ̀dá rẹ̀ ní pípé lọ́wọ́ Ọlọ́run ọba jẹ́ àlẹ́dùwà Adam ó sì ṣe ní ẹ̀dá tó pé ó ṣe ó ṣe fọ́tò rẹ̀ ní fọ́tò kọjá ìpapọ̀pọ̀ ọlọ́run ọba tó ṣe bẹ́rẹ̀. Ọlọ́run ọba ṣe fọ́tò àlẹ́dùwà Adam ní ìtọ́jú àwọn ìjẹ̀nú lọ. Ọlọ́run ọba jẹ́ àlẹ́dùwà Adam ó fà ìjìtàwẹ́ ẹran tó ثم كرمه فأكرمه بالعلم والعقل الله واقع وسلمته ولي واقع لفهمنا فللعقل كرمنا بني آدم وحملناه في البر والبحر الله الله إمين مفهما لدى آدم ليس ولي الله كي ولي الله ليس بيتوكي ورزقناهم من الطيبات الله واقع لجمه فوالي بالقمة وفضلناهم على كثير ممن خلقنا تسليما الله واقع له تسليما

Ọlọ́run pé ìdílé ó fi ṣẹ̀ṣẹ́ fún gbogbo àgbáláyé. Ọba ànẹ́bì tí ń fún ní nírò òdùn tí ṣe fún ní nírò òyà ìrìn. Ó ti kẹ̀kẹ̀ tó tó rán ọlọ́run bá lọ́wọ́ bá ti jẹ́ ó ti kí àtìpàdé lọ́wọ́ pé máa bí kanáà. Òun ló ṣe ó gbé ìtọ́lọ̀ ń pé lọ lọ́wọ́ tó tó tẹ́ra ó tẹ́ra. Eh, mẹ́sẹ̀dì tí ọlọ́run tó pàdé nẹ́bí ẹgbùdógbòrò ìgbà tí bá mọ́tọ́lọ́run tó ó ti lẹ́wà lọ́wọ́ ó sì tún ogun aṣọ ire ìkẹ́ ọlọ́run ọlọ́run kọmọ bá nẹ́bí náà وصبر بعض صحابه الذي سن سنة طيبة طاهرة جميلة ريتو سبيل قول الله ونقال ونناس ونناس طي ونناس كاتبا أرصدنا إلى ذلك أنا دو الله قال إلو أبقى عبد أنا ماري ونناس بقوله بلو رأي تصبع إيكي أحق أهل المولود يوم سابئه ثم يسافر يوم عفر فوما لعقل عقل فوما

Muhammadan. Orúkọ ọmọ wa ilé ọmọ ẹjẹ́ Muhammad. Muhammad Mukhtar. Ọlọ́wọ́ Ọlọ́run mọ́sà tẹ́ ní ẹni tí ó lè máa túbẹ́ fún Ọlọ́run. Ọlọ́run mọ́sà tẹ́ lẹ́yìn tí ó lè máa túbẹ́ fún Ọlọ́run. Wá tẹ́ ní ẹni tí ó lè mọ́pẹ́ fún Ọlọ́run. Jẹ́lẹ́bí táwọn èèyàn máa dúpẹ́ fún. Jẹ́lẹ́bí táwọn máa dúpẹ́. Wọ́n sílẹ̀ táwọn èèyàn máa dúpẹ́ fún. Wọ́n lọ́wọ́ ọmọ wà yí asọ́ ní orúkọ tí ó máa jẹ́ Muhammad Mukhtar. Wọ́lọ́ mọ́ta ṣe ní ẹni ẹ̀sá bí náà. Mọ́ta ṣe ní ẹni ẹ̀sá ibi sí jẹ́ múmú níbi ọrọ̀. Mọ́ta ṣe ní ẹni ẹ̀sá níbi ìmọ̀nà ọlọ́run. مختارا في القبيلة ولا متى سمعني يفعلوا يدوب مختارا في البلاد متى سمعني يفعلوا مختارا في المعرفة والإنسان متى سمعني يفعلوا بلما بارك فيه وفي والديه ولا متى صلى البركة عشان بارك صلى البركة

Ọmọbọ́lájí. Ọmọlájà. Olúwa tèmi ń jà. Ọlọ́mọ́ta fàlbárkà sí ọlọ́mọ́ta sí àlẹ́fàlbárkà rẹ̀. Ọlọ́mọ́ta ẹ̀ẹ́tẹ́mi rẹ̀ fún. Olúwa tẹ́mi ká. Ọlọ́mọ́ta ránkà náà ni. Nígbà tọ́lọ́wọ̀ bá jẹ́ kí pọ̀ sáká ni. Ìjẹ́ ẹ̀rí bọ́lọ́ Ọlọ́mọ́ta ṣe bẹ́ẹ̀ ẹ̀lọ́lá ìlàhà ìlọ́mọ̀. Ọlọ́mọ́ta ẹ̀yẹ́ tẹ́lẹ̀ rẹ̀ kú. Ọlọ́mọ́ta ṣàlẹ́ fún àlàáfíà rẹ̀. Ọlọ́mọ́ta ṣàlẹ́ fún jíjẹ mú ti mẹ́lọ́dọ̀ àmà rẹ̀. Ọlọ́mọ́ta ṣàlẹ́ fún jíjẹ mú ti mẹ́lọ́dọ̀ àmà rẹ̀. Wọ́lọ̀ mọ́ta ṣúwálẹ̀ ní balẹ̀ ibi tí ń bá alẹ́rú. Ọlọ́mọ́ta ṣàlẹ́ fún jíjẹ mú ti mẹ́lọ́dọ̀ àmà rẹ̀. اللهم حوائجنا ويسر اللهم بكاتاتنا وسهل اللهم قضاءها علينا أنت أعلم بنا منا ولا يخفى عليك شيء في الأرض ولا في السماء أنت السميع الدعاء إنك على ذلك قدير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

ọlọ́run ni ọ̀pá àgbọ̀ nípa ọmọ ẹgbẹ́ wà ti ẹ̀rẹ̀ ọya wọ́n àti kí ni kí wá ìjọ sí fọ́mọ̀ yìí kí gọ́mọ̀ sí fún kí kí ìyá oṣù fún àwọn ìrọ̀dọ́gbà tó ṣe tẹ́lẹ̀ àti dágbónà ní ṣẹlẹ̀ wọ́n lè kẹjọ lọ́lọ́ láàfíà wọ́n ní ẹ́sẹ̀ wà sí tẹ́bá kọrin tẹ́bì kan déèjì kan wà sílẹ̀ padà máa ṣe wọ́n ní kẹwàá tẹ́rẹ̀ wà sílẹ̀ láti sí tẹ́ mórí wá wọ́n ní ẹbí nígbà òkè wọ́n ní kí ní ṣe ń sì wọ́n ní orin jẹ́ ǹkọ́tẹ́lẹ̀ orin jẹ́ wúnà ní orin ìmọ̀ ni ẹ̀sìn ní mímọ̀ mẹ́ẹ̀ Àwọn bàbá náà yàrí mọ́ lọ́wọ́ padà pé àgbà tó ti wà sí àti sí nǹkan múnú bí wà sí rẹ̀. Àbdùlá àti bọ̀dé bẹ́ẹ̀ náà ni السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الحمد لله رب العالمين tí a bá gẹ́gẹ́ ẹ̀gbà tí a gbọ́lẹ̀ láwọn bàbá wa tí a bá mú nǹkan tó Torí àbá ní nǹkan tó dáa, tí ò bá rí ìhàn èèyàn tó dáa, èèyàn lè námọ̀ tó dáa. Àbí kí ẹni tí ò dáa tí wọ́n fi hàn, kó padà ṣìyàn lọ́nà tó kò dáa, tí àwa fi di pé kò dáa látara gbígbà fún. Ọlọ́pàá wọn lọ bá ṣe Adam. Bàbá ṣe ta Old Alfanda. Ọlọ́pàá máa gba ìgbà ìgbákọ̀lá bàbá wa lẹ́fàá ọ̀nà gbogbo àwọn àgbàlagbà ní ìlú Ìlọrin ọmọ tó tún jẹ́ kẹrì ṣe àyè ìṣe mọ́ ọlọ́pùn máa ṣàdá òfin gbogbo ọkọ̀ bí ìkàrò ṣe Mọ̀rọ̀kẹ̀ẹ́ مركزي أخذي كرهي مركزي أخذي كرهي حياتي ومماتي مركزي أخذي مركبي أنت طبيبي منكبي من جهلاتي مركبي أخذي كروهي مركبي جاء بإلمي تعزيز معجزاتي مركبي أفضي فروهي لرجال يخدمون الإلم في كل الجهات مركبي أفضي فروهي ويحيينا نفراتنا بنادي البركات أبدي كروهي أبدي أبدي كروهي مرحبا أبدي كروهي وما تتعلم بسم الله كل عمره Gẹ́bí àṣẹ láti ọ̀dọ̀ àwọn bàbá wa, wátà, ń fi ṣe wà tí, a fi ṣe ìdúgbẹ́ ẹyẹ ṣe ìfọ́mà márùn-ún ẹ̀yí òbí wá ẹ̀yẹ ṣe ìfọ́mà márùn-ún ẹ̀yí òbí wá àṣẹ́gbẹ̀ bá fi iṣẹ́ ẹ̀kùtẹ́ ní orí àpá ẹ̀yẹ ṣe pé ìfọ́mà márùn-ún ẹ̀yí òbí wá bọ́nà Alhamdulillahi rabbil alamin káwọ̀ ṣọ́ láṣọ tó dáa tó yọ̀rọ̀ àwọ̀ tẹ́lẹ̀ kó o ṣòkòtò kó o bàbà kó agbádá kó dé fìlà pẹ̀lú láwàní kó máa wá jáde bọ́ǹdà àti kó yá sí ẹmà olè máa kó fílẹ̀ fáwọn kan ìyẹn ò gbọ́dọ̀ tó wá máa kí rẹ̀ pé ẹmà olè máa lẹ́yìn tó múra tán àmọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ fúnra rẹ̀ nígbà tó táyé tó dọ́rọ tó dá ìjọ̀nà tó dá màláìkà tó dá àwọn ẹranko tó dá irúgbìta ó wá wọ̀ tún wò sí kò lẹ́yìn kankan kí wọn ó wá kíra wípé alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin Ìrẹ́ tí sọ̀rọ̀, òun náà ni Allah òun náà ló tún wá sọ pé alhamdulillahi mo kí ara ní tó tó ń bá wo fún wo káàkiri pé adúrún tí mo ṣe yìí wà ní ìsànkọ́kọ́tẹ̀ sọ pé kú iṣẹ́ ni Yorùbá fi sọ pé ẹkú iṣẹ́ ó máa mú iṣẹ́ yá ni Ọ̀pán ti ni ìlà ń ṣakartum la azidan lakum. Tí ń bá ṣe díẹ̀ tí ó bá dúpẹ́. Wọ́n ń ṣakartum inna àdábí la shadid. Wọ́n ń ṣakartum inna àdábí la shadid. A bàbá ní ta bá díẹ̀ ti kò ní díẹ̀, díẹ̀ ti di púpọ̀. Tó tó bá wá ṣe díẹ̀, tí ó bá dúpẹ́ òun á tún ṣe díẹ̀ fún bí àwa ti ńlá àmìrì tí wọ́n ní kí n wí ní pé láyé tẹ́ wà yìí ẹ máa sọ sí alhamdulillah ní gbogbo ìgbà tẹ́ bá jí láàárọ̀ ẹ sọ sí alhamdulillah tẹ́ bá di lọ́sàn ẹ sọ sí alhamdulillah tó bá di lálẹ́ ẹ sọ sí alhamdulillah bàbá ẹni tá a ti bí nígbà tí ṣàkí àkọ kádàrá ti ẹ̀ ṣàkí a ti kọ́ pé ìwọ tó bá dáyé dẹ́rẹ́và ni wọ́n lọ ṣe wọ́n ti bí láti bí ọgbọ̀n ọdún tó ti ń ṣayébọ̀ ọmọ tí ó padà wà wọ́n sì bí ọmọ náà òun dẹ̀ ti ń ṣayébọ̀ bí ọgbọ̀n ọdún ọmọ tó wá fẹ́ padà wà láyé ẹ̀wọ̀n sí ìbí ó nà àwọn tí wọ́n bí wọ́n ti pa gbolẹ̀ fọ́nà ọba tó wọ̀n nílé eléyìí àmọ́ lábẹ́yìn ti ní àwọn náà ni wọ́n ní ọlọ́run jẹ́ títọ́ ọmọ tí náà fún ọjọ́ báyìí lọ. Bàbá ní ọpẹ́ ní ẹ máa dá ń gbogbo ìgbà ولن تطرقوا إلا زابل سبيل Ìgbà tí wọ́n ṣe ẹ̀bá sọ bẹ́ẹ̀ ní bíbẹ́ ọlọ́run ọba náà, ọba tó máa ń ta ọpẹ́ lọ́wọ́ ẹ̀ sí pàtíkà ni, àpá nìkan wá ní pé àǹtí nìkan. Ọ̀rẹ́ ẹ̀mí tí máa ń sọ́nà òun náà wà ní, ọ́n tó bá ṣe dáadáa sẹ́nìkan tó bá ṣe orí tí ò bá mọ̀ ṣe ká fún. ó ṣe orí fún kòwárí ń tí kíni tó ṣe wá ṣe kàfún ìjọpọ̀ wá ní àwọn ah, ṣe wá ṣe láì wá rán lé tó bá ti wá rán lé káwọn ah, ṣíyàn máa ń dúpẹ́ ní ọpẹ́ ìgbọ̀gbọ̀ náà lọ́lọ́wọ́ bá fẹ́ kádúpẹ́ wíwà láyé gan kádúpẹ́ rírù kádúpẹ́ sísọ ẹlòmí ló fa gbogbo nígbà tí wọ́n fẹ́ padà sọ fún fẹ́ bímọ wà tí wọ́n fi sọ fún ó wá ní pé ẹni sùúrù náà ni ẹgbà fọ́lọ́ náà ni tí ó bá gbà kí ló fẹ́ ṣe ẹlòmí láwọ́ wà ń bẹ̀ ìfẹ́ bá sí ọjọ́ orí ẹ̀ àdúgbò bí tẹ́ wà yìí níbi táwọn wà lọ́nà lọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ́nà ilé tó wà ń bẹ̀ ládùúgbò náà ló fáǹjì ní gbogbo tó gbé nìyí wọ́n máa ń pèlè ní adéòfin àdúgbò yẹn ló fáìlì gbogbo ilé tó wà ń bẹ̀ ilé ilé tó dáa ní tó jẹ́ ilé ilé tó dáa ní èyí tó jẹ́ olókè ilé tó dáa ní ilé tó wá wọ́n sì tó ń bẹ̀ wọ́n ilé tọ́pọ̀ kọ́kọ́ ládùúgbò náà èdè bí wọ́n ti kọ́ yàrá méjì lọ gbogbo àwọn tó dé tó kù wọ́n bá ládùúgbò bẹ̀ àmọ́ tó wọ́n ti bẹ́ẹ̀ náà wọ́n náà tún ṣe kí ni ó tún dúpẹ́ fọ́lọ̀ torí ẹnìkan ni ò kọ́ nǹkan kan Ìrìn ṣẹ́parí tó lára sí ìdánilẹ́kọ́. A máa lè yọ, a máa ń gbà sí nǹkan ọkọ ìyàwó kan. Wọ́n lọ bímọ, ó bímọ, ó bímọ kó gbé ọmọ tí wọ́n ń bí obìnrin ni. Ó wá lórí pàlú ìyàwó ẹ̀tùtù. Mo ti ní sùúrù fún ẹ tó ráì, tó bá tún fi lè bí obìnrin ní pẹ̀lú ìgbọ́lọ̀ máa fẹ́yàwó mi rẹ̀. Ìgbà tí ìyàwó tí awí fún fún mi kó tó dáni àgbààgbà ni mo ti try lọ́dọ̀ ọ̀fẹ́ tó báyìí òun apẹ́lò ní ìgbà tó wá apẹ́lò ní wọ́n ṣe scan scan rí fọ́kùnrin inú ẹ̀ wá gùn ó ń dunnú ó dẹ̀ ń dùn ìyàwó tọ̀hún ó wá ń fẹ́ sórí ọlọ́run tí mo ṣe ń tẹ̀lé ní ìjọ tó máa wá padà bímọ ó bí ilé òsọ kò wá sáyé ojú kò sẹ́yẹ sí ń bẹ̀. Ayé ojú ara tó fẹ́ ti mọ̀ pọ́pọ̀ nǹkan tó wá ti rí bẹ̀ kò sí ń ọmọ òsìkú ó dẹ̀ fi ó lọ sókè. Láyé Ọlọ́run wá ní tí wọ́n rán wa létí pé òyẹ̀ká dúpẹ́ ọlọ́run jẹ́ ọ̀rọ̀ wa létí torí gbogbo nǹkan tó máa ń kó sílẹ̀ ààyè tó pẹ́ títọ́ òun náà ká máa wò ọmọ wa tuntun ọlọ́run kó máa ṣe ká mọ́ wa àgbọ́kọ̀lá níbi wa Muhammad ọlọ́run kó ṣe lọ́mọ ọlọ́run kó ṣe ẹ̀yìn lọ́mọ fáwọn àwọn òní ọlọ́run kó ṣe àwọn bàbá wa lọ́mọ fáwọn òbí tí wọ́n ọlọ́run kó máa ṣe ṣe lọ́mọ fẹ́yìn ní subhanahu rabbi rabbi ẹ̀yìn ẹlọ́wọ́ sí iná àtẹ̀ ìlẹ́ta gbogbo tó máa lọ nílá ìrànmà ìyàfẹ́ iná àtẹ̀ ìlẹ́ta tó tọ́rọ tó tọ́rọ ilé ọ̀fẹ́ ìjọwọ́n náà ìṣẹ́ ìlẹ́ta wọ́n lọ́pàá ìjọ́ tí ilé àlejò ọmọ rẹ̀ yìí yóò ajé sí ọ̀rẹ́ rẹ̀ rọ́yá orí yóò tàbí kì í mọ́ dáadáa náà ọ̀rọ̀ tí àbá àkọ́kọ́ mi sọ́rọ̀ sọ yìí wọ́n ní kí ẹ dúpẹ́ kí wọ́n sàlàyé ìpín ọpẹ́ fún mi lọ́wọ́ ọmọ àti ọmọ àtàwà náà ọ̀tọ̀ ni dídá ọpẹ́ ọ̀tọ̀ ni dídí ọpẹ́ ọ̀tọ̀ ni ṣíṣe ọpẹ́ ní ọlá lọ dá ọpẹ́ àmà alẹ́ àjọ bí ànídájọ́ ẹ̀ ọdàlọ́lá dákọ̀ọ́kọ̀ọ́ sátọ́tọ́ dáfàífàfà rẹ̀ àwọn ọ̀bẹ́ ìsí máa dá lọ́já wọ́n dájọ́ ẹ̀ lórí máa ń lẹ́nu alhamdulillah subhanallah alhamdulillah èyàn máa wá dá ọpẹ́ mọ́lẹ̀ ní ìgbàgbà dámù yìí tàbátàbẹ̀ tọmọ ní kí láàkọ́kọ́ sí fún àdàmẹ́lẹ̀ ni tàbátàmẹ́lẹ̀ tàbí lóbi kíláàsì àdúgbò àmà dá ọpẹ́ pẹ̀lú máa bí ọpẹ́ tàbátàbẹ̀ tàbí Ìwọ̀dé lọ́dá ti bí ìgbà ti náà mọ́ra jù ọmọ ẹlẹ̀ ní òjò ọlẹ̀ àwọn òjò ọlẹ̀ yẹ òjò ọlẹ̀. Ìyá ọmọ mọ́sùdí gbogbo nǹkan ní ìjọmà rẹ̀ ìyẹn jùlọ. Ìtọ́lọ̀mọ́ ní obìnrin wá ti láyé nù. Bẹ́ẹ̀ bá mọ orí ọlọ́run, afọ́kọ́ wá wọ̀ láyé yóò tọ́ ọlọ́run tó fi áfà mọ́ ní. Wọ́n nínú ṣáwọ́dé ẹ̀rẹ̀wẹ̀tì, ọ̀rẹ́ àmúmọ́jú àkọ́kọ́ ẹ̀sọ obìnrin lẹ́yìn ọmọ ni torí òyìn pé ẹ̀ẹ́fẹ́ láyé àmọ́ ẹ̀mọ́ ti fi dàgbà ẹ̀yìn lè fi wàhálà púpọ̀ tó ní abiyamọ ṣíṣe ẹ̀ndọ́ àmà yọ̀lá lẹ́ni tọ́tọ́ ọmọlé yìí tó lè bá àtìkù sí ní tọ́ ọmọ rẹ̀ kó lè fún ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ bá ọkọ̀ rẹ̀ kìí ní ìpàdé òun náà ni ìpìpẹ̀ tẹ́lá tí bẹ́ ọmọ yìí ẹsẹ̀ ní èdè iléyà kọdọ̀bẹ́jọ́ kòdì mọ́mọ̀ kòdì jọ̀sẹ́rì kòdì president kòdì gọ́ọ̀nà kòdì jọ látàláyé ìtumọ̀ tó sí fún mi lára ọmọ tó fún àwọn ọmọ Mo bí máa sí ilẹ̀ bí ẹ̀dá. Ẹ̀dá. Tọ̀wà kó bùkátà lórí aya. Lórí aya. Òṣìgbọ́ bùkátà lérí ọmọ. Lórí ọmọ. Gbogbo wọn ni mọ́

kẹ́lẹ̀ fi dá ọpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run níbi àjẹ́ yìí a ní bí ó gbò jù bẹ́ẹ̀ ọjọ́ náà lọ ẹ̀sìn rẹ̀ tó gbọ́ kí rẹ̀ àwọn ọ̀rọ̀ tó tún tún sẹ́sì rẹ̀ sí abẹ́rẹ̀ tí ẹ̀fẹ̀ yìí ìtọ́lọ́mọ̀ yẹn sẹ́rẹ̀ tí ẹ̀mí mọ́ pé ìkọ lọ́rùn wọ́n lè tẹ́jú bẹ́ẹ̀ náà lọ wọ́n tó fi ṣe sápamọ́ àwọn afá tí ó tún sàdúrà náà sàdúrà rọ́njọ mọ́ lálùbáríkà àdúrà gan àdúrà gan bí nǹkan bá dáa ìjókòó ní kọ́mọ́ bàjẹ́ méjì náà ni ọ̀dá ọ̀dá mọ́ tó bá jẹ́ wá dáa kọ́mọ́ bàjẹ́ lókù ọ̀pọ̀lọ́ dáadáa àwọn ìwọ òjìná àwọn àbúrò rẹ̀ jìná àbúrò rẹ̀ jí gbogbo ilẹ̀ jìná dílẹ̀ lẹ́kọ̀ọ́ tó ń lọ ń lo ìwò rẹ̀ lórí ọmọ kí ó mọ̀ orí ọba tó ṣe bẹ́ẹ̀ fún bàbá àti bọ́bà ìfọ́fẹ́ ìgbà wọn ló jẹ́ wọ́n wá Ẹgbẹ̀ pé Bismillahi kana. Bismillahi kana. Ar-Rahmani yakunu. Ar-Rahmani yakunu. Ar-Rahimi kunu. Ar-Rahimi kunu. Awi ẹjáwí mọ́kànlá. Kàlùkọ́dà ní ẹ̀rẹ̀ nígbà ti jí wọ́n fi hóòrùn lẹ́ iṣẹ́ tó ṣùgbọ́n bá sí wọn sí. Gbogbo kàlùkọ́ ọ̀rọ̀ tó bá tọ́lọ́ dọ̀rọ̀. Wọ́n lọ́wọ́ Nàìjíríà dọ́wọ́ rẹ̀ ò. Ìbò látún bí yíò. Wọ́n ní ọ̀ní àgbàbá ìbíjẹ́ wọ́n ló tún fòkúrọ́ tó fògọ́ta o ló tún bọ̀ wá o pé ìpínlẹ̀ ohun ìyàtà jẹ́ pẹ̀lẹ̀ náà sàdúrẹ́ jẹ́ irọ́ mọ́sàtànù wa o àwọn mílẹ̀ tó lẹ́bẹ̀ tẹ́ sápamọ́ o àwọn ilé ilé ọkà wálé lọ́wọ́ lẹ́gbọ́n sàmì ọkù títí ó ní mọ̀ ṣùgbù yẹ sàmì dáadáa ẹni tí ó bẹ̀ẹ̀bẹ̀ sáàmà kọ́lé sáàmà rẹ̀ sáàmà bímọ sáàmà kọ́lé sáàmà sí kí ní ọlọ́pàá sàbára gbé fún àwọn tí ó gbé Nàìjíríà ga sókè tí Nàìjíríà náà dà bí Amẹ́ríkà bí London tí a sì máa sin lọ́wọ́n bẹ́ẹ̀ ní kọ́lọ́wọ́ ṣe o ẹni tí ó tún fà á sẹ́yìn tó máa tún gbóyàn nígbà tẹ́ ń pẹran lé ọlọ́mọdákùnmọ́jì ó débẹ̀ o má gbàgbára fún Ọlọ́run ẹ̀sàmí dáadáa ọlọ́mọdé wa fún Nàìjíríà ẹgbà gbígbà kan sáwá àwọn ẹjí lárúbáwọn ẹjí pè wọ́n tí káwà náà tún lórí ogun ni o wàhálà ni o àìríjẹrí mú ló sí wọ́n o ọlọ́gbọ́ta fi aláyàbalẹ̀ nàìjíríà ní òbáláyàbalẹ̀ àwúsọ́láyàbalẹ̀ wá sí òbáláyàbalẹ̀ já sẹ́nà ara wa já tẹ̀lé dáwà já ran ara wa lọ́wọ́ wá sí mùsùlùmí láyàbalẹ̀ ọlọ́run sí dáadáa fún wa wọ́n pàṣẹ láàmù rẹ̀ wọ́n pàwárẹ́ mẹ́sìlámù náà Ajé ìsìlámù ọjà ló máa lọ́wọ́, mọ́ríkà gbogbo àbúná Sheikh Adam lọ́kùnrin lóbìnrin lájàmọ́lẹ̀ ọ́sọ́ bára àmá Abdullahi àti gbogbo àwọn ọmọ kéèkèé tó tó àmì ọlọ́kùnrin lóbìnrin wọn tàtọ́jú wọn láwọn afáwà yóò náà látọ́jú wọn ọlágbóòrò tàfẹ́ máa wí الرحمن يكون الرحيم يكون بسم الله كامل الرحمن يكون الرحيم يكون بسم الله كامل الرحمن يكون الرحيم يكون بسم الله كامل الرحمن يكون الرحيم يكون بسم الله كامل الرحمن يكون الرحيم يكون بسم الله كامل الرحمن يكون الرحيم يكون بسم الله كامل الرحمن يكون الرحيم يكون Gbìyàn alásọ̀látù dáwà ìdí sókè bí lẹ́wà. Gbìyàn alásọ̀látù àfáà àwọn Abdullahi. Àfáà ti fún mi lówó ó ní bá ń sàdọ́wà fún wọn ní ẹ̀ṣẹ̀ dáadáa púpọ̀. Àmọ́bàásínà ọlọ́wọ́n yọ orí ẹ̀ lọ́wọ́ fàlbáríkà sí. Àbá náà ti kó sínú orí rẹ̀ ọlọ́wọ́ fàlbáríkà sí. Àwọn agbẹ́ sí tẹ́ pọ́n alé jẹ́ sí ẹjá lásìlá tó kí kìkì ọlọ́wọ́n tó gbé ẹ̀yìn mọ́mbà rẹ̀ ti jábà tàfà wà ìdí látàrí ìgbè ní ní nípẹ̀rọ ọlọ́run àbí èyí tàà máa wá lórí ọlọ́run ní túnmíká náà níbi lẹ́dọ̀ ọlọ́run àwọn ti dáwà ní ọlọ́run tọ́jú ẹ̀yìn náà ní ilẹ̀ pa kéyìí ẹ̀yẹ̀fà kìbì ọlọ́wọ́ sàánú ìyàn yẹ́ ọlá àwọn ẹ̀yà wa tó lọ sàánú lọ́wọ́ sàánú ìyàn àwọn ẹ̀yà ìdí tó lé ọmọ tí wọ́n lọ́jẹ́ ilẹ̀ yóò ti pẹ́ lórí ọkọ̀ lórí ọmọ ẹ̀rẹ́ tí gbogbo ń dáa lẹ́kọ́ ṣe fún wa ọlọ́run dáa kò ṣe é ìrítà ọ̀fẹ́kọ̀ oṣe fún wa máa ṣe ṣe Ọ̀rọ̀ ilé ìrọ̀rùn

فإن الله فقنا سي الله لا إله إلا هو عليه توكلت وبلا جراثيم بسم الله الرحمن الرحيم لإنا في قريش إيلاتهم وليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتاه من دين ومن الناس Thank you.

olóòrùn ẹ̀kọ̀dó sí ìrọ̀ ilẹ̀ tó kí lóòrùn Ẹgbẹ́ ìgbẹ́ báyọ̀ sí ọ̀pẹ̀ ìwẹ̀ ẹgbẹ́ ìlú